We're looking at what I call. The lost secret. Of the church. Ti The lost secret. Of the church. Ti ìjọ. And you do well to be very attentive. Yóò sì ṣe wá láǹfààní gidigidi bá a bá fi yè tí yìí. Because this meeting will not end here tonight. Nítorí ìpàdé yìí kò ní parí síbí ní àjálẹ́ yìí. It definitely must have an extension. Ó ní láti gùn. The lost secret of the church. Àwọn àṣírí tó sọnù ti ìjọ. The lost secret of the church. Àwọn àṣírí tó sọnù ti ìjọ. Those of you who have been reading church history. Àwa tá ti ń ka ìtàn ìjọ. Or you have been following the history of Christianity. Àbí tá a ti ń ṣe ìwádìí tó tó nípa ìtàn Kristẹni. You will discover that within a few years after the crucifixion of our Lord Jesus Christ. A ó rí pé lẹ́yìn ọdún díẹ̀ lẹ́yìn ikú Jésù Olúwa The first Christians had spread the gospel all over the then known world àwọn kìrìsìtẹ́nì ìṣáájú wọ́n ti tan ìhìnrere kálẹ̀ ká gbogbo orílẹ̀-èdè tó wà lágbàáyé nígbà yẹn. even while people like Emperor Nero was around and was persecuting the Christians. bó tilẹ̀ jẹ́ pé Emperor Nero ó ń ṣe inúnibíni sáwọn kìrìsìtẹ́nì. in spite of all these horrible persecutions. láì náání inúnibíni rẹ̀ bó ti burú tó ni. and in spite of the aggressive nature of what was then known as the Roman Empire. àti pẹ̀lú pẹ̀lú ìwà ipá ìjọba Róòmù half of that Roman Empire had already become secret Christians. Ìdajì nínú àwọn ènìyàn Róòmù wọ́n ti di Kìrìsìtẹ́nì ìkọ̀kọ̀ secret Christian. wọ́n ti di kìrìsìtẹ́nì ní kọ̀kọ̀. but they just don't come out in the open. ṣùgbọ́n kì í jáde wá sóde. so this man that Jesus left behind. àwọn ará abídí Jésù fi sílẹ̀. while not as educated as most of us now. bó tilẹ̀ jẹ́ pé wọn ò kàwé tó ọ̀pọ̀lọpọ̀ wa báyìí. there are certain things they knew which will appear as if we don't know. àwọn ohun kan wà tí wọ́n mọ̀ tó jọ pé irú wa ò mọ̀. it will appear as if they moved in a way that we have not even discovered how they did it. ó jọ pé wọ́n tilẹ̀ ń rìn ní ọ̀nà táwọn ò sí ìwádìí bí wọ́n ṣe rí i ṣe. And these men achieved this feat without our contemporary communication we have these days. Àwọn arábí wọ́n sì ṣe àṣeyọrí wọ̀nyí láì ní àwọn ètò ìbánisọ̀rọ̀ irú ètò àwa ní lóde òní. They didn't even have the printed bibles in their hands. Kódà wọn ò tilẹ̀ ní bíbélì tí wọ́n tẹ̀ tó ń gbé kiri. Yet today síbẹ̀síbẹ̀ lónìí. in spite of assistance from radio television recordings printing. pẹ̀lú àtìlẹ́yìn ohun tá a tẹ̀ amóhùnmáwòrán asọ̀rọ̀mágbèsì àti onírúurú gbogbo rẹ̀. travel education. ìrìn àjò e, ẹ̀kọ́. we have failed to arrest paganism. a kùnà láti mú ìbọ̀rìṣà so. so Does it mean that the early church knew some secrets that we have lost? Ṣé wá túmọ̀ sí pé àwọn ìjọ àkọ́kọ́ wọ́n mọ àwọn àṣírí kan tó ti bọ́ lọ́wọ́ àwa? A close examination of their messages shows that they were preaching the same message we were preaching. Sábà farabalẹ̀ wo, a ó rí pé irú àwọn ìwàásù tí wọ́n ń ṣe nígbà náà, irú rẹ̀ náà là ń ṣe. But it will appear as if there are some secrets they knew. Ṣùgbọ́n ó jọ pé àwọn àṣírí kan wà tí wọ́n mọ̀. Which they practice. Tí wọ́n sì ń fi sínú ìṣe. Which we are either not practicing or we're not taking them seriously. ṣùgbọ́n tó jọ pé bóyá àwa la òfin sínú ṣe ni o tàbí a ò fọwọ́ tó tọ́ mu. So I'm going to look at seven of these secrets. Wọ́n mẹ́nu bá méje nínú àwọn àṣírí náà. And then major on the last two. Wọ́n sì tẹnu mọ́ méjì tó kẹ́yìn nínú rẹ̀. Let's have a look at some of these secrets that these men concentrated upon. Ẹ jẹ́ ká wo lára àwọn àṣírí tí àwọn arákùnrin wọ̀nyí tí wọ́n gbájúmọ́. And why they did what they did. Àti ìdí tí wọ́n fi ṣe bí wọ́n ti ṣe. When you say something is secret. Nígbà tá pé ohun kan jẹ́ ohun àṣírí. It means that it's not open to everybody. Ó túmọ̀ sí pé kò hàn sí gbogbo ènìyàn. Not all can know it kì ṣe gbogbo ènìyàn ló lè mọ̀. You can stare a deep secret in the face and not even know that you are seeing a secret thing. Ènìyàn lè máa ranjú mọ́ ohun ìkọ̀kọ̀ lójúkọ báyìí kó sì máa mọ̀ pé ohun ìkọ̀kọ̀ lòun wò. It is possible even as you are sitting down there that the Holy Ghost may be the person sitting next to you but you don't know. Ó tilẹ̀ ṣeé ṣe kó jẹ́ pé bó ti jókòó ni ẹ̀mí mímọ́ lẹni tó jókòó tí ọkọ̀ òsì máa mọ̀. So men are very very ignorant about spiritual things. àwọn ènìyàn wọ́n jẹ́ aláìmọ̀kan gidigidi nípa ohun tẹ̀mí. what did this what were the secrets that these men concentrated upon. kí ni àwọn ohun àṣírí tí àwọn arákùnrin wọ̀nyí gbájúmọ́. number one which is very serious. èkínní nínú rẹ̀ ó sì ṣe pàtàkì. is that holy spirit. òun ni pé ẹ̀mí mímọ́. was deeply emphasized wọ́n ń fọwọ́ ọ̀kúnkúndùn mú ọ̀rọ̀ ẹ̀mí mímọ́. in their ministry. nínú iṣẹ́ ìránṣẹ́ wọn. rather than on human teaching. ju ẹ̀kọ́ ènìyàn lọ. deep concentration on the holy spirit. wọ́n fọwọ́ ọ̀kúnkúndùn gbájúmọ́ ọ̀rọ̀ ẹ̀mí mímọ́. rather than human teaching ju ìkọ́ni ènìyàn lọ. Would to God that all of us in this church will be filled with the Holy Spirit. Iná Ọlọ́run ìbádùn bí gbogbo wa nínú ìjọ ìbá bá kún fún ẹ̀mí mímọ́. Would to God that those who are singing are singing under the anointing, those who are praying are praying under the anointing. Iná Ọlọ́run ìbádùn bí àwọn tó ń kọrin tí wọ́n bá ń kọrin lábẹ́ ìfòróróyàn táwọn tó ń gbàdúrà sí ń gbàdúrà lábẹ́ ìfòróróyàn. Would to God that our understanding will open and we will understand what is meant in Acts of Apostles when you say, and Peter And the Holy Ghost came upon Peter and he opened his mouth. Inú Ọlọ́run ìbádùn bó bá yé wa ohun tí a kọ nínú ìṣe àpọ́sẹ́lì pé ẹ̀mí mímọ́ sì kún pétérù pétérù ti la ẹnu rẹ̀. And Paul filled with the Holy Spirit spoke. Paul sì kún fún ẹ̀mí mímọ́ ó sì sọ̀rọ̀. Many of our words carry no fire because there is no spirit propelling it. ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tá à ń sọ jáde ni kò ní iná nítorí pé kò sí ẹ̀mí kankan tó ń tì lẹ́yìn. but those men were filled with the holy spirit and they spoke under that fire. ṣùgbọ́n àwọn arákùnrin wọ̀nyí wọ́n kún fún ẹ̀mí mímọ́ wọ́n sì ń sọ̀rọ̀ pẹ̀lú iná náà. today that emphasis is being gradually diluted. lóde òní díẹ̀díẹ̀ wọ́n ti ń bomi la and the ignorance of the modern day christian is so strange and terrible àìmọ̀kan ẹni òde òní ó sì wá jẹ́ ohun tó burú jáì tó sì ṣe àjèjì. That even sometimes when they see somebody moving in the Holy Spirit they will say this is occultic. Débi pé nígbà mìíràn wọ́n bá rí ẹni tó ń rìn nínú ẹ̀mí mímọ́ wọ́n sọ pé ah eléyìí lẹ́mìí èṣù. Unfortunately the children of darkness they gathered all the manipulations and the workings of heavens and they are using it in their dark way against us. ó sì ṣe ní láàánú pé àwọn ọmọ òkùnkùn wọn kó gbogbo wọn ṣe àkójọpọ̀ gbogbo ọ̀nà ìmọ́lẹ̀ wọ́n sì ń lo àwọn ọgbọ́n náà lòdì sí wa. because we did not use the weapon we have. Nítorí àwa ṣe aláìlo ohun ìjà tá a ní. In case you are in this service this evening. Àyíbámọ̀ wà nínú ìpàdé ìlàjà lẹ́yìn. And you have not yet received the baptism of the Holy Spirit with the evidence of speaking in tongues. Náà sì ti gba ìbátísí ẹ̀mí rán pẹ̀lú àpẹẹrẹ fífi èdè bọ̀. You are like a trunkless elephant. Níṣẹ́ ló dàbí erin tí ò lè fọn. You should Make sure that you get yourself into that place. Rí àrídájú pé o ti ra rẹ̀ débẹ̀. When we started this mountain of fire and miracles ministry afresh. Nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ orí òkè náà àti iṣẹ́ ìyanu níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Sometimes uh, we are not as large as this then. Nígbà mìíràn àti báyìí. Sometimes after Sunday service. Nígbà mìíràn lẹ́yìn ìsìn ọjọ́ Sunday. If you don't have the baptism of the Holy Spirit, put up your hand. Àwùjọ ìwọ tó o bá ti gba ìbáptísì ẹ̀mí mọ́ náà ọwọ́ rẹ sókè. They put up their hand and we lock them up. Wọ́n á náwó sókè, a wà tì wọ́n mọ́lé. And we start. A ti bẹ̀rẹ̀. And that changed so many lives. Eléyìí ti yí ayé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn padà. We must go back to that emphasis. A gbọ́dọ̀ padà sí orí hmm. ìtẹnumọ́ ọ̀rọ̀ yìí. Part of the secret of the church that is gradually going. Lára àwọn àṣírí ìjọ tó ti ń pòórá ni. Number two is this. Ìkejì rèé. There is emphasis. Àtẹnumọ́. On churches in the house. Lórí àwọn ìjọ nínú ilé rather than church buildings. Yàtọ̀ sí ilé ìjọsìn. Emphasis on churches in the house rather than church buildings. Gbígbájúmọ̀ ọ̀rọ̀ ìjọ nínú ilé dépò ilé ìjọsìn. If you are a careful observer of the mountain of fire. Bàbá jẹ́ ẹni tó ń farabalẹ̀ kíyèsí ọ̀rọ̀ orí òkè náà àti iṣẹ́ ìyanu. You find that we have this hatred towards just building one structure like that somewhere. Ẹ ó rí i pé a kórìíra kò kọ́ ilé kan gbàgìdì síbì kan. Because if you build a structure and it can only take two hundred percent what you are telling the Lord to do is that just give us two hundred and go home. nítorí pé tí ènìyàn bá kọ́ ilé kan tó sì jẹ́ pé igba ènìyàn péré ló lè gbà ohun tó nítọ̀hún ń pa lówe fólúwa ni pé tá a fún wa léèyàn igba kó sì máa bá tirẹ̀ lọ. that's what we're saying to him. ohun tí à ń sọ nìyẹn. so whichever believer wants to build a tabernacle in his own wilderness. onígbàgbọ́ tó bá fẹ́ pa àgọ́ fún olúwa nínú aginjù tirẹ̀. then does not understand this secret. tí kò sì mòye àṣírí yìí. whatever you put down must be something you can pull down and expand. ohun kóhun tá a bá fi sọ sọlẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ ohun tó ṣeé ṣe láti tún palẹ̀ ká sì tún jẹ́ kó tóbi sí. It doesn't have to be very beautiful. Kì kò ṣe dandan kó lẹ́wà. Because uh, the river of Jordan where Naaman was asked to have his birth was not beautiful at all. Nítorí pé odò Jọ́dánì tán ti ní kí Námánì ó lọ wẹ ẹ̀tẹ́ rẹ̀ nù kò lẹ́wà rárá. Naaman would rather go to Abana and Fapa. Yóò bá kò bá ti wu Námánì láti lọ sí Pápárì tàbí Abana. But there was no appointment with those clean waters. Ṣùgbọ́n kò sí ìbápàdé kankan nínú àwọn omi tó mọ́ yẹn. The appointment was with Jordan. Ibi ìpàdé rẹ̀ ní lódò Jọ́dánì. There was emphasis on churches in the house. Wọ́n máa ń tẹnumọ́ ọ̀rọ̀ ìjọ nínú ilé. You find that the apostles in those those days, they met, their, their house fellowship structure was very strong. a ó rí pé àwọn ìjọ nígbà àwọn àpọ́sẹ́lì ìpàdé ojúlé wọn ó lágbára ó sì fẹsẹ̀ múlẹ̀. many christians don't bother about house fellowships anymore. ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì kì í tiẹ̀ kọminú mọ́ nípa ìpàdé ojúlé. some even believe they are greater and higher than it. àwọn òmíràn ti ẹ̀gbàgbọ́ páwọn ti ga jù yẹn lọ. those various churches scattered in the houses. àwọn ìjọ onírúurú tó tú kákàkiri sí ilé. which we call house fellowship now. tí àwa ń pè ní ìpàdé ojúlé nísinsìnyí. it is God's way of spreading his fire. Ọ̀nà tí Ọlọ́run gbà mú kí iná òun tàn kálẹ̀ ni. Somebody is praying that building is calling the fire of the Holy Ghost. Ẹnì kan gbàdúrà nínú ilé yẹn, ó ń gbàdúrà, ó ń pe iná ẹ̀mí mímọ́. Two miles away another person is calling the fire. Ní ibùsọ̀ méjì, àwọn ẹlòmíràn gbàdúrà, wọ́n ń pe iná. Three miles away another person is calling the fire. Ibùsọ̀ mẹ́ta, àwọn ẹlòmíràn ń pe iná. That is the quickest way to possess the environment. Ọ̀nà tó yára jùlọ láti gbàkóso agbègbè. And God forbid if persecution of Christians should start. Ṣé a táwọn kìrìsìtẹ́nì bá sì bẹ̀rẹ̀. the only thing you be left with will be the house. ohun kan tí yóò kù wá kù ni àwọn ìpàdé ojúlé. since if you gather they will catch you. nítorí pé bẹ́ẹ̀ bá kóra jọ pọ̀ ní ilé ìjọsìn ó ń wù that emphasis is going down now. nísinsìnyí wọ́n ti mẹ́nu kúrò lórí ọ̀rọ̀ ọ̀hún. If I ask people who have never been to house worship this year to stand up, you'll be surprised. Ìbá ní káwọn tí kò tí ì lọ ìpàdé ojúlé rí níbí ìkọ́ndìdé kàyéfì ńlá ni ó jẹ́ fún yín. Number three emphasis. Ohun ìkẹta. Is they emphasize yoke breaking by the anointing. Òun pé wọ́n máa ń tẹnu mọ́ ọ̀rọ̀ fífọ́ àjàgà nípa ìfòróróyàn. Yoke breaking by the anointing. Fífọ́ àjàgà nípa ìfòróróyàn. They emphasize that. Wọ́n á máa tẹnu mọ́ ọ̀rọ̀ náà. The number four secret. Àṣírí ìkẹrin. Is that the believers of those days. Òun ni pé àwọn onígbàgbọ́ ìgbani. They regarded themselves as a single unit. Wọ́n ka ara wọn sí ọ̀kan. As a whole gẹ́gẹ́ bí ọ̀pọ̀. nobody says I'm of Paul I'm of Apollo. kò sí ẹnìkan tó ń sọ pé tàpólò lèmi ṣe ti Paul ni wọ́n ṣe. and God was able to bless them mightily. ọlọ́run sì ṣe pa bẹ́ẹ̀ bùkún wọn lọ́pọ̀lọpọ̀. mightily. ọlọ́run bùkún wọn lọ́pọ̀lọpọ̀. and the fifth secret that we've lost. àṣírí ìkarùn-ún tá a ti pàdánù. is that they prayed powerful prayers. òun ni pé wọ́n máa ń gba àwọn àdúrà tó lágbára. powerful prayers. àdúrà tó lágbára. a lot of people take mountain of fire as a prayer ministry we thank them. ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ka orí òkè náà àti iṣẹ́ ìyanu sí ilé iṣẹ́ ìránṣẹ́ àdúrà gbígbà adúpẹ́ lọ́wọ́ wọn. but uh, when we have not prayed one day and the ground and the building begins to shake. ṣùgbọ́n nígbà tá ò sí ìgbàdúrà lọ́jọ́ kan débi pé ilẹ̀ bẹ̀rẹ̀ sí í mì kí ilé bẹ̀rẹ̀ sí í mì. we have not started. a ò tí bẹ̀rẹ̀. the bible says when the apostles were gathered together. bíbélì wípé nígbà tí àwọn apostles péjọpọ̀. as they prayed. ibi wọn ti gbàdúrà. the place where they prayed was shaking. ibi tí wọ́n ti ń gbàdúrà ó mì tìtì. it was shaking. ó mì tìtì. they prayed powerful prayers. The effectual fervent prayer of the righteous man. Availeth much. The last two is where I want to now concentrate. And I want you to listen Exodus thirteen two. Exodus orí kẹtàlá ẹsẹ̀ ìkejì. Are we there? Ṣàtì síbẹ̀. He says this. Ó wí báyìí. Sanctify unto me all the what? What's born? Ìyá gbogbo àwọn àkọ́bí sọ́tọ̀ fún mi. Unto who do firstborns belong? Ta ló ní gbogbo àwọn àkọ́bí? God. Ọlọ́run. Whatsoever openeth the womb. Gbogbo èyí ṣe àkọ́bí. Among the children of Israel. Nínú àwọn ọmọ Israẹli. Both of man and of beast. Àbí ti ènìyàn àbí ti ẹran. It is man. Ti èmi ni. First born of human beings. Àti àkọ́bí ènìyàn. First born of animals. Àti àkọ́bí ẹran. God says. Ọlọ́run wípé. They belong to me. Tèmi ní í ṣe. The same Exodus chapter twenty-two. Exodus kan náà orí kejìléní ogún. verse 29. Ẹsẹ̀ Exodus twenty-two. Exodus orí Thou shalt not delay to offer. Ìwọ kò gbọdọ̀ jáfara. The first of thy ripe fruits láti mú ire oko rẹ wá. and of thy liquors. àti ọtí rẹ. the first born of thy sons. àkọ́bí àwọn ọmọ rẹ. shall thou give unto me. ọkùnrin ni ìwọ fi fún mi. likewise. bẹ́ẹ̀ gẹ́gẹ́. shall thou do with thine oxen. ní kí ìwọ kí ó fi akọ màlúù. and with thy sheep. àti àgùntàn rẹ ṣe. seven days shall be with his dam. ìjọ méje ni kí ó bá. on the eighth day thou shall give it to me. ní ìjọ kẹjọ ni kí ìwọ kí ó fi fún mi. The Lord is asking for first born. Olúwa ń béèrè fún àwọn àkọ́bí. That is secret number six. Àṣírí ìkẹfà nìyẹn. The Lord is asking for first fruit. Ọlọ́run ń béèrè èso àkọ́so. Secret number seven. Àṣírí ìkeje. is asking for first bonds. Ó ń béèrè fún àwọn àkọ́bí. is asking for first fruit. Ó sì ń béèrè fún èso àkọ́so. Genesis chapter forty-nine. Genesis orí kọkàndín ní àádọ́ta. Why is God asking for this? Kí ni ìdí tí Ọlọ́run fi ń béèrè In Genesis chapter forty-nine. Genesis orí kọkàndín ní àádọ́ta. Look at it in verse three. Ẹ jẹ́ ká wo ẹsẹ̀ ìkẹta. Genesis forty-nine. Genesis orí kọkàndín ní àádọ́ta ẹsẹ̀ ìkẹta. This is Jacob in his uh, popular prayer. Jacob rèé nígbà tó gba àdúrà rẹ̀ tó lárinrin ni. Genesis forty-nine three. Genesis orí kọkàndín ní àádọ́ta ẹsẹ̀ ìkẹta. Reuben. Rúbẹ́nì. Thou art my firstborn. Ìwọ ni àkọ́bí mi. My might. Agbára mi. And the beginning of my strength. Àti ìpilẹ̀ṣẹ̀ ipá mi. The excellency of dignity. Títayọ ọlá. And the excellency of àti títaayọ agbára. I want you to look at those qualifications. Mo fẹ́ ká wo àwọn ọ̀rọ̀ wọ̀nyí. Of firstborn. Ti àwọn àkọ́bí. My might agbára mi. Begin of my strength. Àti ìpilẹ̀ṣẹ̀ ipá mi. Excellence of dignity. Títayọ ọlá. And the excellency of power. Àti títayọ agbára. Now, I'd like you to listen very carefully. Mo wà fẹ́ kẹ́ ẹ tẹ́tí gbọ́ mi And part of why we are saying these things tonight. Lára ìdí tá a fi ń sọ nǹkan wọ̀nyí láṣálẹ́ yìí. It's because there are so many firstborns who are not finding their feet. Ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àkọ́bí ló wà tí nǹkan ò And so many firstborns who come crying every day when will my deliverance come? Ọ̀pọ̀lọpọ̀ àwọn àkọ́bí ló ń sunkún lójoojúmọ́ fún wo ni ìtúlẹ̀ tèmi ìtúsílẹ̀ tèmi náà yóò dé. There are so many firstborns who behave like lastborn. Ọ̀pọ̀lọpọ̀ àkọ́bí ọmọ ló wà tó ń hùwà bí àbíkẹ́yìn. God himself adopted Israel as firstborn. Ọlọ́run tìkára rẹ̀ ló gba Ísírẹ́lì gẹ́gẹ́ bí àkọ́bí ọmọ. And when God began to ask the Egyptians to release them. Nígbà tí Ọlọ́run ti bẹ̀rẹ̀ sí wí fún Egypt pé bí àwọn ènìyàn mi sílẹ̀. They refused to release them. Wọ́n kọ̀ fún òbí Ísírẹ́lì sílẹ̀. So by the time God dealt with their firstborn. Nígbà tí Ọlọ́run wá dojúkọ àwọn àkọ́bí wọn. That broke the back of the Egyptians. Ilé ìwà ṣẹ́ ọ̀pá ẹ̀yìn àwọn ará Egypt. What is God trying to tell us in all these things that I'm trying to let you know? Kí lọ́lọ́run ń gbìyànjú láti sọ fún wa nínú àwọn nǹkan tí God is saying that whatsoever is first. Ohun tí Ọlọ́run sọ ni pé ohun kóhun tó bá jẹ́ àkọ́kọ́. belongs to me tèmi ní í ṣe. because I am the first. nítorí èmi làkọ́kọ́. so every child that opens the womb belongs to the Lord. nítorí náà gbogbo ọmọ àkọ́bí ó jẹ́ ti Olúwa. all firstborns belong to the Lord. gbogbo àwọn àkọ́bí ọmọ ti Olúwa ni wọ́n ṣe. problems will accumulate and multiply for firstborns dedicated to any other thing apart from the living God. Ìṣòro yóò máa pọ̀ sí yóò sì máa peléke fún gbogbo ọmọ àkọ́bí tí wọ́n bá fi jìn fún ohun mìíràn yàtọ̀ sí Ọlọ́run alàyè. Once what you are dedicated to is different from the living God. Níwọ̀n ìgbà tí ohun tó bá fi ọ́ jìn fún tó bá ti yàtọ̀ sí Ọlọ́run alàyè. You do have a serious battle to fight. Ogun ńlá ń bẹ fún ọ láti jà. Jesus himself is God's firstborn. Jésù Kristi ti kára rẹ̀, ó jẹ́ àkọ́bí fún Ọlọ́run. God wants the firstborn. Ọlọ́run ń fẹ́ àwọn àkọ́bí. And as God wants the firstborn, he also wants the first fruit. Bí ó sì ti ń fẹ́ àwọn àkọ́bí ọmọ, bẹ́ẹ̀ ló tún fẹ́ àwọn èso. He wants the first fruit of every income, the first fruit of everything that you produce. Ó ń fẹ́ èso àkọ́so ohun gbogbo tó wọlé fún wa àti èso àkọ́so ohun gbogbo tá a bá ń ṣe. There are about eight sets of brothers in the Bible. Onírúurú àwọn arákùnrin bíi mẹ́jọ ló wà nínú Bíbélì. Where the firstborn did not succeed. Inú ètí àkọ́bí kò ṣe àṣeyọrí. But the younger one succeeded. Tí àwọn ètò tẹ̀lé wọ́n ṣe àṣeyọrí. And right from that one, you start seeing a, lesson, a powerful lesson unfolding to you. Láti bẹ̀ a ti bẹ̀rẹ̀ sí rí àwọn ẹ̀kọ́ tó lágbára tó ń farahàn. There was Cain and Abel. Káínì àti Abẹ́lì. Cain failed, Abel succeeded. Káínì ó kùnà, Abẹ́lì ó ṣe àṣeyọrí. That was Ishmael and Isaac. Ishmael àti Isaki. Ishmael was not chosen, Isaac was chosen. A ò yan Ishmaeli, Isaki ni àyànfẹ́. Esau and Jacob. Esau àti Jacobu. Esau was first born. Esau ni àkọ́bí. But he was not chosen. Ṣùgbọ́n òun kọ́ la yàn. There was Reuben and Joseph. Reuben àti Joseph náà. Reuben was the firstborn. Reuben ni àkọ́bí. But Reuben was not chosen. But Reuben kọ́ la There was Manasseh and Ephraim. Manasseh àti Ephraim wà. Manasseh Manasseh was the firstborn. Manasseh ni àkọ́bí. Manasseh was not chosen. But Manasseh kọ́ la There was Aaron and Moses. Aaroni àti Mose wà. Aaron was not chosen. A ò yan Aaroni. Moses was chosen. Mose la There were the brothers of David in the Bible. Àwọn arákùnrin Dáfídì wà nínú Bíbélì. The most senior was one man called Eliab. Èyí tó dàgbà jùlọ ni Eliabu. Eliab was not chosen. Eliabu a ò yan. In spite of the fact that Sam Samuel almost ordained him. Bó tilẹ̀ jẹ́ pé Samuel fẹ́rẹ̀ẹ́ ta òróró lé e lórí tán. Eliab was not chosen. David was chosen. A ò yan Eliabu. Dáfídì la yàn. In fact, to be quite honest with you, if you read the story of the life of David very well kódà bá a bá farabalẹ̀ ka ìtàn ayé dáfídì dáadáa. we find that the bible was kind of silent about his his mother. a ó rí i pé ó jọ pé bíbélì panumọ́ lórí ọ̀rọ̀ ìyá rẹ̀. i don't know maybe his mother is from another wife ó kúkú ṣe ṣe fún kó jẹ́ obìnrin mìíràn ló bí. because all those elder brothers of David were old enough to give back to David. nítorí gbogbo àwọn tó jẹ́ ẹ̀gbọ́n Dáfídì wọ́n dàgbà débi pé wọ́n lè bí i lọ́mọ. so when they asked David then they asked Jesse to bring his sons. nígbà tó wá ní kí Jesse kó àwọn ọmọ rẹ̀ wá. he didn't regard David as one of them. kò ká Dáfídì sí ọ̀kan nu wọn. he didn't even bother to bring him there. kò tilẹ̀ náání àti lọ pé wá. that was so low below. nítorí ó kéré sí wọn jọjọ. yet Eliab Eliab failed. Síbẹ̀síbẹ̀ Eliab mẹ́hẹ̀. David succeeded. Dáfídì ó sì yanrantí. You read and read and get to one man called Adonijah. Bàbá kà á àtún kà nípa ọkùnrin kan tó ń jẹ́ Adonijah. Adonijah was not chosen as king, it was Solomon that became king. A ò yan Adonijah gẹ́gẹ́ bí ọba, Solomoni ló di ọba. So beginning from Genesis to the end of the. Old Testament. Láti inú Genesis títí dé ìkángun májẹ̀mú láéláé. Practically all firstborn sons ended up being a failure. Ó fẹ́rẹ̀ jẹ́ pé gbogbo àwọn àkọ́bí ọmọ. It's so difficult to find a firstborn who pleased God ó le ó sì nira láti rí àkọ́bí ọmọ tó tẹ́ ọlọ́run lọ́rùn. Noah was not firstborn. Noah kò ń ṣàkọ́bí. Joseph was not firstborn. Joseph kì í ṣàkọ́bí. David was not firstborn. David kì í ṣàkọ́bí. The fact of the matter is this. Òtítọ́ ọ̀rọ̀ náà ni pé. The devil hates all first borns with perfect hatred and he fights them with all his power. Èṣù kórìíra àwọn àkọ́bí gidigidi á sì máa fi gbogbo ipá àti agbára rẹ̀ bá wọn jà. Immediately he knew that there was a good prophecy on Judah. Ní kété tó mọ̀ pé àsọtẹ́lẹ̀ rere ń bẹ fún Júdà. The first thing the devil did was to kill his first firstborn mysteriously. Ohun tí èṣù ṣe ni pé ó kọ́kọ́ pa àwọn àkọ́bí rẹ̀ lọ́nà tí ó ṣe é ṣàlàyé. So technically Jesus was the true firstborn lótìtọ́ ọ̀rọ̀ gan jésù kristi gan ni àkọ́bí òtítọ́. that look at the devil eye to eye. tó wá wo èṣù lójúkojú. eyeball to eyeball. tó wò ó tààrà. and dealt with him. tó sì bàjá. and so since this pronouncement. Láti ìgbà tí ọ̀rọ̀ ọ̀hún sì ti jáde. That happened as far back as in Genesis. Ó ṣẹlẹ̀ nínú ìwé Genesis. The devil has been against all firstborn. Èṣù ti bẹ̀rẹ̀ ogun lòdì sí gbogbo àwọn àkọ́kọ́. If they are not now dedicated to the Lord. Bí wọn ò bá wá fi wọ́n jìn tàbí kí wọ́n yà wọ́n sọ́tọ̀ fún Olúwa. The problems of their lives increase. Wàhálà ayé wọn yóò tún wá pọ̀ sí. The early Christians understood all this. Àwọn Kìrìsìtẹ́nì àkọ́kọ́ wọn mọ ilé wọ̀nyí. They understood the principle behind the firstborn. Wọ́n mọ ìlànà ìlànà tó ń bẹ lẹ́yìn ọ̀rọ̀ àkọ́bí. They know the principle behind the first fruit. Wọ́n sì mọ ìlànà tó ń bẹ lẹ́yìn ọ̀rọ̀ èso àkọ́so. Beloved, <laughs> when you get your first salary. Nígbà tó o bá kọ́kọ́ gba owó oṣù rẹ àkọ́kọ́. Don't touch it. Má fọwọ́ kàn o. Don't spend it. Má nà. Bring it to the house of the Lord. Mo wá sí ilé olúwa. That's where it should come. Bí yẹ kó wá nìyẹn. That's what we call first fruit offering. Ohun tí a ń pè ní èso tàbí ọrẹ àkọ́kọ́. If you do that, your promotion will be very rapid. Bó bá ṣe bẹ́ẹ̀, ìgbéga rẹ yóò máa wá ní ìṣẹ̀lẹ̀ ní. And you will receive special favour. Ó sì máa rí ojú àṣàyàn gbà. I could remember my own first salary. rántí owó oṣù àkọ́kọ́ tí mo gbà. Maybe it was two naira or four naira, I forgot now. Náírà méjì ni àbí náírà mẹ́rin. I was trekking to the place of work. Mo máa ń rìn lọ sí ibi iṣẹ́ ni. But this principle was clear to me at that time. I just took it straight to the pastor. I did not even know that the man was broke at that time. I gave it to him. No, if you see the smile on his face. Say my boy. Kneel down. The prayer he prayed for me that day. Àdúrà still working now you will receive special favor. Ó rí ojú rere àṣàyàn gbà. And right from that time, anywhere I worked. Láti ìgbà náà lọ ibi gbogbo tí mo bá ti ṣiṣẹ́. I received favor. Mo ojú rere bẹ́ẹ̀. And you say, ah, how can I give the whole salary like that? Báwo ni wọ́n ṣe fi gbogbo oṣù sílẹ̀ bẹ́ẹ̀? What if God did not provide the job? Fọ́lọ́run ò bá múṣẹ́ náà wá ń kọ́. What will you do? Kí ló ṣe sí? So the practice of first fruit and first born can be traced right back to the bible. ìlànà èso àkọ́so àti àkọ́bí a lè mú padà wá sínú bíbélì. even in many cultures of the world those who are even worshiping devils they recognize what i'm saying now. kódà nínú àwọn àṣà mìíràn lágbàáyé lọ́dọ̀ àwọn tó tilẹ̀ ń bọ èṣù ohun tí mò ń sọ òye wọn. in many cultures of the world the firstborn is even regarded as an idol a god. lọ́pọ̀lọpọ̀ àwọn àṣà. Àkọ́bí ọmọ yẹn gan wọ́n ń ka òun fúnra rẹ̀ sí òrìṣà. In some places in the world they have this new yam festival, this festival, that one, whatever they got first, they gave it to their idol. Láwọn òbò mìíràn wọ́n ṣe ọdún iṣu titun ohun àkọ́kọ́ tó bá sì kórè rẹ̀ wọ́n fi fún òrìṣà wọn. so that new yam festival is a corruption of the first fruit offering that the bible is talking about. ọdún iṣu tuntun tí wọ́n ń ṣe yẹn ìdìbàjẹ́ e, ọrẹ èso àkọ́so tí bíbélì wí ni. you are rearing animals. ò ń da ẹran. every first animal. gbogbo ẹranko àkọ́kọ́ go and give it to the pastor sell it and give him the money. lọ fún olùṣọ́àgùtàn àbí kó ta ohun náà kó sì fi owó rẹ̀ lé ọwọ́ olùṣọ́àgùtàn. you are running the poultry. ó ń ṣe ètò ọ̀sìn. the first eggs laid there. àwọn ẹyin àkọ́kọ́ tó yà àwọn adìyẹ rẹ bá kọ́kọ́ yé kó papọ̀. to the man of God. fún òjíṣẹ́ ọlọ́run. or sell it. àbí kó ta. and bring the money to the house of God. kó sì mú owó rẹ̀ lọ lé ọlọ́run. because if you do not give. God. Nítorí bí o bá fún Ọlọ́run. Your first fruit. Ní èso àkọ́tò rẹ. The others following behind will not be profitable. So your first fruit will release promotion to your life. Èso àkọ́tò rẹ yóò tú ìgbéga sínú ayé rẹ. It will release honor to your life. Yóò tú ọlá sínú ayé rẹ. Those of you who have already spent your first salary anyway. Ẹ̀yin tó ti ẹ̀jọ́ pẹ̀, owó oṣù àkọ́kọ́ ẹ ti ná ti pẹ́. There is still something the Bible calls redemption. Ohun kan wà tí Bíbélì ń pè ní ìràpadà. You can redeem it, you can still redeem it. ẹ lè rà á padà. if you want to do it. bẹ́ẹ̀ fẹ́ ṣe bẹ́ẹ̀. or you can wait till the beginning of next year. ẹ sì lè dúró di ìbẹ̀rẹ̀ ọdún tó ń bọ̀. that was put it down. owó oṣù àkọ́kọ́ yẹn kò wá fi sílẹ̀. see what the lord will do. kò sì bẹ̀rẹ̀ sí wo tí olúwa yóò ṣe láti bẹ̀ lọ. throughout ọdún náà. look at the book of genesis. ẹ jẹ́ ká wo ìwé genesis. chapter four. orí kẹrin. A lot of people don't understand what happened between Cain and Abel. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ohun tó ṣẹlẹ̀ láàrin Káínì àti Abẹ́lì òye. Let's read a few verses there so you. Ṣé ká ka ẹsẹ̀ díẹ̀ níbẹ̀? We will see how Abel was automatically promoted above Cain. A wà rí bí Abẹ́lì ṣe gba ìgbéga lẹ́sẹ̀kẹsẹ̀ lórí Káínì. Genesis chapter 4. Genesis From verse 3. And in process of time it came to pass. That Cain brought of the fruit of the ground as an offering unto the Lord. And Abel he also brought the first limbs as he struck. Abẹ́lé òun pẹ̀lú mú nínú àkọ́bí ẹran ọ̀sìn. The first limbs. Àkọ́bí ẹran ọ̀sìn. Of his flock and of the fat thereof. Àní nínú àwọn tí ó sanra. Then what happened? Kí ló wá ṣẹlẹ̀? And the Lord had respect unto Abel and to his offering. Olùwà ti fi ojú rere wo Abẹ́lì àti ọrẹ rẹ̀. Why was the offering of Cain not accepted? Kí ni ṣe tí ọrẹ? Káínì kò jẹ́ ìtẹ́wọ́gbà. Why was that of Abel accepted? Kí ni ṣe títí Abẹ́lì tó jẹ́ ìtẹ́wọ́gbà? What Abel brought was the first fruit. Ohun tí Abẹ́lì kó wá òun ni àkọ́so. This man just he came just took part of what he Káínì yẹn kàn mú ó kàn mú lára rẹ̀ ni. And brought it before the Lord. Ó wá síwájú Olúwa. And Abel was automatically promoted above him. Lẹ́sẹ̀kẹsẹ̀ Abẹ́lì sì gba ìgbéga. Look at verse, look at verse six. Or from um, verse five rather. But unto Cain and his suffering he had no respect. And Cain was very angry. And his countenance fell. And the Lord said unto Cain. Why art thou rough? Èé tí inú fi ń bí ọ. Why is your countenance falling? Èé tí ojú rẹ̀ fi lọ. If thou doest well. Bí ìwọ bá ṣe rere. Shall thou not be accepted? Ara kì yóò ayá ọ. And if thou does not if thou does not well. Bí ìwọ kò bá sì ṣe rere. Sin lieth at the door. Ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ bá lé ẹnu ọ̀nà. And unto thee shall be his desire. Lọ́dọ̀ rẹ̀ ni ìfẹ́ rẹ̀ yóò sì máa bá. And thou shall rule over him. Ìwọ sì máa ṣe alákòóso rẹ̀. So God was telling that you can still redeem this thing. Ọlọ́run sọ fún ni wípé ó yìí lé dá padà o. you can see the disease is not forever forever. kò ń ṣe bẹ́ẹ̀ ni ó máa lọ títí. all he should have done. ohun tó yẹ kó kàn ṣe. is to wait for his next harvest. ni kó dúró de ìkórè rẹ̀ tó ń bọ̀. and take the first ones to the lord. pé náà sì kó àkọ́so lọ olúwa. so there is the mystery of the first born. ohun ìjìnlẹ̀ àkọ́bí ọmọ. there is the mystery of the first fruit. ohun ìjìnlẹ̀ èso àkọ́so. your tithe ìdámẹ́wàá rẹ. will protect your income from spiritual robbers. yóò dáàbò bo ohun tó ń wọlé fún ọ lọ́wọ́ àwọn adigunjalè tẹ̀mí. your tithe will keep the window of heaven open for you. Ìdámẹ́wàá rẹ yóò ṣí fèrèsé ọ̀run sílẹ̀ fún ọ. But your first fruit will determine your promotion. Ṣùgbọ́n èso àkọ́so rẹ ni yóò pinnu ìgbéga. Your first fruit will determine your increase and growth. Èso àkọ́so rẹ ni yóò pinnu ìdàgbàsókè àti bó ti pọ̀ sí. Your first fruit will determine your rate of enlargement. Èso àkọ́so rẹ ni yóò pinnu bí ìdàgbàsókè rẹ yóò ti pọ̀ tó. So the principle is loud and clear beloved. Ìlànà òun wá wà yékéyéké. God wants the first born. Ọlọ́run ń fẹ́ àwọn àkọ́bí ọmọ. God wants the first gospel. Ọlọ́run sì ń fẹ́ èso àkọ́so. And this principle was handed over to the patriarchs. Wọ́n sì gbé àwọn ìlànà wọ̀nyí lé àwọn bàbá ńlá méjìlá lọ́wọ́. And they kept practicing it. Wọ́n sì tẹ̀síwájú bẹ́ẹ̀. Practicing it. Practicing it. On Sunday we pray here. Lọ́jọ́ every time. Sunday ní ìní gbogbo ìgbà. We thank God for those who brought their first food offering and wedding invitation. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo àwọn tó mú ètò àkọ́so wọn àti fún àwọn tó mú ọrẹ ìgbéyàwó wá. By the time you look at what some people say they brought as first fruit. Ẹ bá máa wo ohun tí ẹlòmíràn lòun mú wá bí èso àkọ́so. A man on a salary of hundred thousand is bringing five thousand naira. Ẹnìkan tó ń gba. First fruit ẹgbẹ̀rún ọgọ́rùn-ún náírà wa mú ẹgbẹ̀rún márùn-ún náírà wa ó lé ẹ̀sọ́ àkọ́sọ nìyẹn. in fact he is just wasting time. kódà ó kàn ń bá àkókò ṣòfò lásán ni. so you need to understand these principles. a nílò kí òye nǹkan wọ̀nyí ó yé wa. it may be hard. ó lè nira. when you have to do it. nígbà tí èèyàn bá bẹ̀rẹ̀ sí. but when the blessings begin to bombard you. nígbà tí ìbùkún rẹ bá bẹ̀rẹ̀ sí ya lu onítọ̀hún. you will be thoroughly embarrassed by the holy spirit. ìyàlẹ́nu ńlá ni ẹ̀mí mọ́ yóò fi ṣe onítọ̀hún. the bible has a very bad record for many firstborns. Bíbélì ní àkọsílẹ̀ tó burú nípa ọ̀pọ̀lọpọ̀ àwọn àkọ́bí. So if you are a firstborn beloved. Nítorí náà bó bá jẹ́ àkọ́bí ọmọ inú ara. And redemption and deliverance is not done. Tí o sì ṣe ìràpadà àti ìtúsílẹ̀. This may be the reason for a setback amongst your father's children. Ó ṣeé ṣe kó jẹ́ ohun tó ń fa ìfàsẹ́yìn fún ọ rèé àwọn ọmọ bàbá rẹ̀. God is very very serious about firstborns. Ọwọ́ tó le lọ́lọ́run fi mọ́ ọ̀rọ̀ àwọn àkọ́bí ọmọ. Because you are. It's like you are a first fruit that has not been offered unto God. Nítorí ṣe ló dàbí èso àkọ́so tí wọn ò tí fi sílẹ̀ fún Ọlọ́run. I'm not talking about baby dedication now. Mo sọ̀rọ̀ nípa yíya ọmọ sí mímọ́. This is a different thing. Ọ̀rọ̀ tó yàtọ̀ pátápátá ni. Many babies were dedicated. Some of them have been shot at the babbage. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni wọ́n fi ni wọ́n yà sí mímọ́ nílé ìjọsìn ṣùgbọ́n tó ń fẹ̀ yín wọn tàgbá létí òkú kẹ́yìn. We're not talking about that one now. Ìṣerú Talking about you being offered unto God as a first fruit. If you take the statistics. Bàbá wo àwọn àkọsílẹ̀. And those of you who are involved in the ministry of deliverance. Àti àwa tá à ìránṣẹ́ ìtúsílẹ̀. You find that firstborn seem to have more problems than other children. A rí pé ń ṣe ló jọ pé àwọn ọmọ àkọ́bí wọn máa ń ní ìṣòro tó pọ̀ ju àwọn ọmọ tó tẹ̀lé wọn lọ. Only very few firstborns escape díẹ̀ nínú àwọn àkọ́bí ló máa ń sá àsálà. because the first is the first make no mistake about it. nítorí kò ká má ṣe àṣìṣe kankan àkọ́bí làkọ́bí ń jẹ́. so when you are inside this earth. nígbà tí ènìyàn bá wà ní ayé yìí. and the Lord say you are mine. tí ọlọ́run sọ pé tèmi ló jẹ́. you are mine ìwọ ní tèmi. so by spiritual principle you belong to God. nípa ìlànà tẹ̀mí tẹ ọlọ́run ni onítọ̀hún ṣe. but then you grew up doing things your own way. ṣùgbọ́n tó onítọ̀hún wá dàgbà tó ń ṣe nǹkan lọ́nà tiẹ̀. you only accumulate problems unto yourself. onítọ̀hún yóò máa kó wàhálà mọ́ra ni. why why is it that the first bonds are in trouble? sometimes. kí ni ṣe tí àwọn àkọ́bí fi máa ń wà nínú wàhálà nígbà mìíràn. the first reason is this. ìdí àkọ́kọ́ nìyí. If somebody had been beaten by a serpent before. Ẹni tí ejò bá ti bùjẹ́ rí. When you see a worm. Nígbà tó onítọ̀hún bá rí ekòló. You will be afraid. Ẹ̀rù á You will be scared. Yóò bẹ̀rù. So since Satan was defeated. Nígbà tí èṣù ti gba ìjákulẹ̀. All firstborns are looked at as worms that want to bite him. Láti náà ni èṣù ti ń wo gbogbo àwọn àkọ́bí gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ wọ́n ṣọ́. So the devil hates them with perfect hatred. Nítorí náà èṣù kórìíra wọn lákòótọ́. Even if they are serving the devil, he still hates them. Bó bá tiẹ̀ jẹ́ pé èṣù ọ̀hún gan ni wọ́n ń sìn, ó yìí kórìíra wọn. That's the first problem. Ìdí ìṣòro àkọ́kọ́ ni èṣù kórìíra àwọn àkọ́bí. The second reason is this. Ìdí kejì rèé. The firstborn is devil's target. Àkọ́bí jẹ́ ẹni tí èṣù ń lépa. Because God says the firstborn belong to me. Nítorí pé Ọlọ́run wípé tèmi ni àwọn àkọ́bí ń ṣe. They become regular satanic target. Wọ́n wá di ẹni tí èṣù ń lépa ní gbogbo ìgbà. The top reason for their problems. Ìdí ìkẹta tí wọ́n fi ń ní ìṣòro. Is that the firstborns are the only children with commandment attached to them. Ni pé àwọn àkọ́bí nìkan ṣo ni ọmọ tí òfin tẹ̀lé They're the only children with commandment attached to them. Àwọn nìkan ni ọmọ tí ò tí ó ní òfin lórí. That's why they have problems. Ìdí rẹ̀ tí wọ́n fi máa ń ní ìṣòro. The fourth reason is this. Ìdí ìkẹrin rèé. The firstborn is always a victim of parental inexperience and ignorance. Ọmọ àkọ́bí lọ́pọ̀lọpọ̀ ìgbà ó máa ń jìyà nítorí àwọn òbí rẹ̀ wọn ò ní ìmọ̀ nípa àtitọ́jú ọmọ àkọ́kọ́. victim of parental inexperience and ignorance. ó máa ń jẹ́ ẹni tó ń jìyà lábẹ́ àìmọ̀kan àwọn òbí. at least they use the first born to practice. lọ́pọ̀lọpọ̀ ọgbà wọn á lo àwọn ọmọ àkọ́bí láti mọ bó ṣe ń rí. the fifth reason. ìdí karùn-ún. that the first born is regarded as the heir to the father's seat. ni pé wọ́n máa ń ka àkọ́bí ọmọ gẹ́gẹ́ bíi Ajogún bàbá rẹ̀. And he sits in his father's chair too early ló tètè máa ń gba ipò bàbá rẹ̀. and therefore makes himself an enemy of the others. nítorí náà yóò sọ ara rẹ̀ di ọ̀tá àwọn ìyókù. the sixth reason why the first one is having trouble. ìdí ìkẹfà tí àkọ́bí fi máa ń ní ìṣòro. is because the first one has to be the beast of burden for the whole family. òun ni pé àkọ́bí ọmọ ni yóò máa ru ẹrù wúwo ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyókù nínú ẹbí. he bends his back to carry everybody. òun ni yóò máa fàyà rán nǹkan fún gbogbo ènìyàn. he will be the beast of burden. òun ni yóò máa bá wọn ru ẹrù wíwo tí wọ́n. they accumulate trouble that in that way. nítorí bẹ́ẹ̀ wọ́n a máa kó wàhálà jọ. and the seventh thing. ìdí seventh reason. ìdí that the false bond is sometimes used as spiritual torchlight. ní nígbà mìíràn wọ́n a máa lo Àkọ́bí ọmọ gẹ́gẹ́ bí atọ̀mù atọ̀nà fún àwọn ìyókù. Torchlight just goes. Face all the initial dangers. Yóò dojúkọ gbogbo ewu tó bẹ lọ́nà. And the other just follow and begin to enjoy themselves. Àwọn ìyókù yóò máa wá gbádùn tiwọn. The Bible knows this very well. Ìbéèlì ti mọ eléyìí dáradára. This is why if there are six children in a family. Ìdílé tó bá jẹ́ pé ọmọ mẹ́fà wà nínú ẹbí kan. The Bible says they should share their inheritance into seven parts. Bíbélì wípé ká pín ogún ẹbí ọ̀hún sí ọ̀nà méje. And two of those parts should be given to the firstborn. Kí àkọ́bí kó sì kó ipa méjì. But beloved, you see the truth is this. Ṣùgbọ́n ará òtítọ́ ni pé. When any firstborn is redeemed. Nígbà tá a bá ra àkọ́bí ọmọ padà. He can receive his lost double portion back. Ó lè gba ìpín rẹ̀ tó ti pàdánù ní ìlọ́po méjì. Proverbs chapter three. Ìwé òwe orí kẹta. Proverbs chapter three. Ìwé òwe orí kẹta. I'm reading verse nine. Wọ́n ka ẹsẹ̀ ìkẹsàn-án. to verse 10. Dé ìkẹwàá. Proverbs 3, we will, orí 9 and 10. Look at what the writer of the proverb says. Honour the Lord with thy substance. And with the first fruit of all thine increase. àti láti inú gbogbo àkọ́bí ìbísí oko rẹ. with the first fruit of all thy all thy increase. láti inú gbogbo àkọ́bí ìbísí oko rẹ. then what will be the result. kí wàá ní èrè rẹ̀. so shall thy barns be filled with plenty. Bẹ́ẹ̀ ni àká rẹ yóò kún fún ọ̀pọ̀lọpọ̀. And thy presence shall burst out with new wine. Àti àgbá rẹ yóò sì kún fún ọtí wáìnì títún. So your first fruit will bring you enlargement, promotion, àwọn kọ́sùn tó mú. yóò mú ìgbéga àti ìpọ̀sí fún ọ yóò sì mọ tẹ̀síwájú. I want you to understand this very well. ẹ̀kẹ́ ilé wa dáadáa. as you are practicing this kind of thing. bí a bá ti ń ṣe àwọn ìlànà wọ̀nyí. wonderful favours. ojúrere àgbàyanu. powerful promotions. ìgbéga tó lágbára. will be coming your way. yóò máa tọ̀ wá wá. These are secrets that people don't practice. Àṣírí wọ̀nyí jẹ́ ohun tí àwọn ènìyàn kì í fi sí ṣe. Sometimes out of ignorance. Nígbà mìíràn nítorí àìmọ̀kan. Sometimes out of unbelief. Nígbà mìíràn nítorí àìgbàgbọ́. And sometimes out of being stingy towards God. Àti nígbà mìíràn nítorí pé ènìyàn ó fún ka ti ọlọ́run. that's why you find so many in our world even christians. ìdílé tábìlì ọ̀pọ̀lọpọ̀ ènìyàn láyé òde òní pàápàá jùlọ àwọn kìrìsìtẹ́nì. who if by now the built houses will have been small. ó bá jẹ́ pé nírú àkókò yìí tó bá ti kọ́ ilé mẹ́wàá ohun tó yìí kéré ni. but because they do not honour the lord with their substance. ṣùgbọ́n nítorí wọn ò fi ohun ìní wọn bọ̀wọ̀ fún olúwa. problem begins to come. wàhálà ti máa dé. ah you say but i'm a student. nínú ọmọléèwé ni mí. oh yes you too can pay your first fruit. ìwọ náà lè san èso àkọ́so. You can do your first fruit offering. ó lé pure àkọsílẹ̀. wọ́n ti what the law sí wo ohun tí olúwa yóò ṣe fún ọ. everything that comes to you as income. ohun gbogbo tó bá wọlé fún ọ. every new thing you start the first one that comes to your hand belongs to the Lord. gbogbo ohun tuntun tó o bá ṣe bẹ̀rẹ̀ èyí tó kọ́kọ́ wọlé fún ọ gẹ́gẹ́ béèrè inú rẹ̀ ti olúwa ni. and you have to understand. a sì gbọ́dọ̀ mọ̀. that if you don't do these things. pé bàbá ṣe nǹkan wọ̀nyí. God loses nothing. ọlọ́run ò pàdánù nǹkan kan. it's like somebody says hey I will not pay my exercise. ó dàbí ẹnìkan tó ń wọ́n sọ̀dá mẹ́wàá jọ. it's your own lookout. ara rẹ̀ ló máa ṣe o. because it means the windows of heaven will not be open. nítorí pé ó túmọ̀ sí pé àwọn fèrèsé ọ̀run ò ṣí sílẹ̀ fún. and then robbers spiritual robbers will do anything they want in your life. àwọn adigunjalè tẹ̀mí wọ́n á sì ṣe ohun tó bá wù wọ́n sáyé onítọ̀hún. I remember many years ago. I was in the university at that time. There was this course called organic chemistry. Now in those days. It's not this semester system you study for three months take exam study for three months take exam no. ìṣe bí wọ́n ṣe ń kàwé fóṣù mẹ́ta ṣèdánwò ṣe kàwé oṣù mẹ́ta mìíràn ṣèdánwò yìí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ṣe ń those days we do what we call almighty formula. nígbà yẹn aláṣepọ̀ la máa ń ṣe. everything you have read in the whole year will be tested within one week. gbogbo ohun tó fọdún kan kà ọ̀sẹ̀ kan péré ni wọ́n ń ṣèdánwò rẹ̀ fún ọ. and if you fail you come out receipt. bá a sì fìdí rẹmi ó tún padà wá ó tún kà. that is the It used to be a stressful time in those days. Nígbà yẹn lọ́hùn, ó máa ń nira. And so we did this organic chemistry throughout the year. Àwa ṣe organic chemistry fọdún kan gbáko. And I had this organic chemistry in two notebooks. Inú ìwé ìwé méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo sì fi kọ sílẹ̀. A and B. Ìkíní àti kejì. That A was very voluminous. Ìkíní yẹn yẹn kún dáadáa. It covered almost three quarter of our of the year. Ìdá mẹ́ta nínú mẹ́rin ohun gbogbo tá a kọ́ ló wà nù rẹ̀. A few days to the examination. Ó bá ku ọjọ́ díẹ̀ sọ́jọ́ ìdánwò. Somebody stole the notebook. Ẹnìkan bá jí ìwé yìí lọ. The A one, the bulky one. Ètò kún. In fact, when I checked my bag and I didn't see it again. Kódà ńgbà tí mo yẹ àpò mi wò tí n ò rí. I almost fainted. Mo fẹ́rẹ̀ dákú ni. What could I do now? Kí wàá ni ó ṣe báyìí Can I have your note? No. Yàmi ní ìwé rẹ̀ no. Can I have your own? No. Can I have your own? No. I was now stuck with just the little one. I went to Mo lọ lé. Say Lord. Mo ní I'm in your hands. This that that that that that. Báyìí báyìí And he told me, son. Your first fruit shall fight for you. It's okay. No doubt. I didn't understand it at that time. Kò yé So I now got home. I only I now concentrated my effort on the last notebook that I had. I didn't take more than two hours to read through that one. And I slept. By the time we got to the examination hall the next day. There was not a single question from the notebook that was stolen. Every question was in the one that I read for two hours. Gbogbo ìbéèrè tí wọ́n béèrè nínú èyí tí mo kà fún wákàtí méjì ni. And now started to feel sorry for the fellow. Mo wá bẹ̀rẹ̀ sí bá ẹni náà kẹ́dùn. Who stole the notebook? Ẹni tó jíwé mi lọ. Because he must have been reading it all night. Nítorí pé ìyẹn ni yóò ti kà ní gbogbo òru. What I'm telling you is this. Ohun tí mò ń sọ ni pé. God puts favor in your life. Ọlọ́run á fi ojú rere sínú ayé rẹ. And makes you to understand what to do. Yóò sì jẹ́ kó o mọ ohun tó ṣe. When you observe these principles. Bàtà bá ń tẹ̀lé àwọn ìlànà wọ̀nyí. If you are a first born and you are here tonight. Bájà àkọ́bí ọmọ ni ó sì wà níbí láti alẹ́. I am not finding life very interesting. Tí nǹkan ò sì gúnrégé fún ọ nínú ayé you have opportunity. àǹfààní wà. to redeem yourself. láti ra ara rẹ padà. rededicate your life to God. láti tún fi ayé rẹ jìn fún Ọlọ́run. and if you come and say ah na why are they talking about first born how about the others. tó sì wà níbi tó ní eh, kí ni ṣe tó jọrọ àwọn àkọ́bí nìkan ló ń sọ àwọn àyókù nǹkan. you too you better pray. wọ́n náà jẹ́ ya gbàdúrà. because what affects them you may discover will eventually affect you. torí ohun tó ń ṣe wọn kò lè jẹ́ pé lópin kó tún máa ṣèwọ náà. to eight. Ó ti lè pẹ́ jù. Isaiah chapter fourteen. Isaiah orí kẹrìnlá. Verse thirty. Ẹsẹ̀ ọgbọ̀n. Isaiah fourteen thirty. Isaiah orí kẹrìnlá ẹsẹ̀ ọgbọ̀n. And the firstborn of the poor shall feed. Àkọ́bí àwọn òtòṣì yóò sì jẹ. When a person now becomes the firstborn of the poor. Nígbà tí ènìyàn bá di àkọ́bí àwọn òtòṣì. It is the most miserable of the poor. Èyí èyí ni pé èyí tó kúṣẹ̀ jùlọ nínú àwọn òtòṣì. Then you have even harder work to do. Iṣẹ́ bẹ fún nítọ̀hún láti ṣe iṣẹ́ ọ̀hún yóò sì pọ̀. Therefore, beloved. Nítorí náà, ará. Get yourself prepared and ready. Ẹ múra sílẹ̀ kẹ́sì gbáradì. For that day. Fún ọjọ́ náà. But tonight, ṣùgbọ́n láṣálẹ̀ I'd like to bow down your head and your seat. Ìfẹ́ ká tẹríba lórí ìjókòó wa. Perhaps you are even an offender now. Bóyá ìwọ náà tiẹ̀ jẹ́ arúfin. Maybe an offender out of ignorance. Bóyá orúfin ọ̀hún nítorí àìmọ̀kan. Or offender because you don't really know what to do. Àbí orúfin ọ̀hún nítorí òmò tó yẹ kó o ṣe. There is still time to redeem yourself. Àǹfààní yìí wà àsìkò sì wà láti ra ara rẹ padà. There is no excuse for ignorance. Kò sí àwíjàre tàbí àwáwí kan fún àìmọ̀ kan. Ask the Lord to forgive you. Wípé Olúwa pé Olúwa dáríjì mi. Areas where what belongs to God have disappeared into something else. Ní àwọn agbègbè tí ohun tó jẹ́ ti Ọlọ́run ti pòórá tàbí kó bá ibòmíràn lọ. Ask him to forgive you. Ẹ ká wí fún Olúwa kí Olúwa dáríjì. And that you want him to redeem you by his blood. Àti pé a fẹ́ kí Olúwa ó rà wá padà nípa ẹ̀jẹ̀ rẹ̀. To redeem you by his blood. Olúwa ó rà wá padà nípa ẹ̀jẹ̀ rẹ̀. Thank you, Jesus. Thank you, Jesus. Amen. Amen. Rise up on your feet, beloved. And if you are a firstborn, you would like to redeem yourself from the powers to which you were dedicated. àkọ́bí ọmọ tó sì fẹ́ ra rẹ padà kúrò lọ́wọ́ àwọn agbára tí wọ́n ti rí ìyà ọ́ sọ́tọ̀ fún. when you are coming for that monday meeting. o bá ń bọ̀ ní ìpàdé ọjọ́ monday náà. bring a sacrificial offering unto the king of kings and to the lord of lords. mú ọrẹ tó dára wá fún ọba àwọn ọba àtolúwa àwọn olúwa. as a token of your redemption on that day. gẹ́gẹ́ bí ẹ̀bùn ìràpadà rẹ lọ́jọ́ náà. you come from a family you want to stand in gap for your firstborn. mo bá wá láti inú ẹbí kan tó sì fẹ́ dúró wá gba àdúrà fún àkọ́bí. bring a sacrificial offering unto that for that family. mo rẹ pàtàkì wá fún ẹbí náà. I wanted to pray like this now. Mo fẹ́ ká gba báyìí. Before we now go into another prayer session that the Holy Spirit said we should do tonight. Ká tó wọ inú ìpele àdúrà mìíràn tẹ́mi mọ́ ní ká ṣe ní àṣálẹ́ yìí. You will raise up your right hand with fire and with thunder. A ó gbé ọwọ́ ọ̀tún wa sókè pẹ̀lú iná àti àrá. And then you raise up your voice like a roaring lion. Àwọn àgbóhùn sókè bí kìnìún tó ń búra múra nù. You will cry the cry that Moses cried unto Pharaoh. A ó gbé irú igbe tí Mose ké sí Pharaoh. Let my family go. Jẹ́ kí ìdílé mi ó lọ. You power of the oppressor. Ìwà agbára nini lára. Can I hear you saying that loud and clear? Jẹ́ kí ìdílé mi kí ó lọ. Ìwà agbára nini lára. You are speaking as if you don't like your family. Jẹ́ kí ìdílé mi tó lọ ìwọ agbára nínú lára. In the name of Jesus, command your family to be released. In the name of Jesus. Let my family go. You power of your presence. In the name of Jesus. Masariaka Polakaya Boshanta. In Jesus' name we pray. listen very carefully. The prayers we want to pray here tonight. Are very deep prayers. This is part of why we have created time for it. There is no point. In somebody who is supposed to be the head. Becoming the, the headmaster of the tail. Kó wá di ọ̀gá àgbà níbi ìrù. There's no point. Kò wúlò. When the Lord wants you to be flying like an eagle. Nígbà tí Ọlọ́run fẹ́ kí ènìyàn máa bò bí ìdì. But you too, inside of you, you want to fly. Nínú rẹ náà, ó sì wọ́ kó máa bò bẹ́ẹ̀. But the wings have been stolen. Ṣùgbọ́n wọ́n ti jí ìyẹ́ lọ. There's no point. Kò sí ìdí kan. In you coming to a place of power. Tí ènìyàn yóò máa wá sí ibi agbára. And something is still threatening your existence. Tó nǹkan sì tún máa dẹ́rù bo nítòhún. What we need to do ohun tó nílò láti ṣe. is to pray those things that do not want us to exist out of existence. Ká gba àdúrà kí àwọn ohun tí ò fẹ́ ká wà láyé káwọn dá láìsí. Get yourself ready. Ẹ jẹ́ ká múra. There are seven spiritual blockages we have to pull down here tonight before we go. Àwọn ìdíwọ́ méje nípa tẹ̀mí la gbọ́dọ̀ wó lulẹ̀ lónìí ká tó máa lọ. I know that this short prayer meeting is for some people here. Mo mọ̀ pé ìpàdé àdúrà kúkúrú yìí ó wà fún àwọn kan nínú. So if no is for you. Nítorí náà bó bá mọ̀ pé fúrú rẹ ló wà fún. Pray them well gbà wọ́n dáadáa. There are many of us who are under some situations now. Ọ̀pọ̀lọpọ̀ wa ló ń bẹ nínú àwọn ipò kan báyìí. Which can be called frustration a lè pè ní ìdàrú ọkàn. the first blockage you want to destroy completely. ìdíwọ́ àkọ́kọ́ tá a fẹ́ parun pátápátá. is the arrow of frustration. òun ni ó fa ìdàrú ọkàn. the arrow of frustration. ó fa ìdàrú ọkàn. that's the first thing you want to face. òun la kọ́kọ́. so as many people as are here tonight. iye àwọn tó bẹ nílá ṣe. passing through one frustration or the other. ó ń la ìdàrú ọkàn kan tàbí òmíràn kan. I want you to open your mouth like fire and like thunder. ọkàn gbóhùn sókè bí iná àti àrá. and say this after me loud and clear wọ́n sì wí tẹ̀lé mi báyìí. that power of frustration. Ìwọ agbára ìdàrú ọkàn. Your time is up. Ó tó bẹ́ẹ̀. Therefore. Nítorí náà. Die in the name of Jesus. Their time is up. Yes. Yes. Yes. Yes. Yes. Yes. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Jesus name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. Let there be silence. Kí ìdákẹ́ rọ́rọ́ wà. While that one is already taking place. Àfihàn ti bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀. Hmm. That's right. Bẹ́ẹ̀ni. Uh, the arrow of frustration backfired. ìdàrú ọkàn ó padà lọ bí tó ti wá. Gbogbo agbára. Feeding on my victory. Tó ń jẹ ìṣẹ́gun mi. Can you shout that loud and clear? Ẹ̀kúndé rẹ̀ yóò rárá. Shout it at the top of your voice. Can you say it louder than that? Gbogbo agbára tó ń jẹ ìṣẹ́gun mi. in the name of Jesus. You cannot continue to feed on my victim. Mosekateya boshenteya boraba. Ribaka palaksateya boshenteya ba. You cannot continue to feed on my victory. Yes. Yes. Aha, aha, aha, aha, aha. Aha, aha, aha. Mopa dasa nika niseta. Every power feeding on my victory. Die, die, die, die, die. In Jesus' name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. Now pray this with boiling anger. This is number three. Ìkẹta rè é pẹ̀lú ìbínú tó tóbi. Every arrow of untimely death. Gbogbo ọfà ikú àìtọ́jọ́. Backfire! Ìyàlọ́ mi tó ju wá. In the name of Jesus. Lórúkọ Jésù. Mosekateya Boshenteya Baraba. Yes, yes, yes, yes, yes, yes, yes, yes, àgbàdúrà. go to number four blockage. ó kù ìdíwọ́ kẹrin. that you want to eliminate today. abẹ́ yanjú lónìí. every foundational wickedness. Gbogbo ìwà ìka inú ìpìlẹ̀. Of my father's house. Ti ìdílé bàbá mi. Can you shout it loud and clear? Yes. Shout it louder than that. Your time is up. Ó tó gẹ́. In the name of Jesus. The foundational wickedness. Deal with them, deal with them. Deal with the foundation of wickedness. In the name of Jesus. In the name of Jesus. In the name of Jesus. The power of God. Move. Move. Move. Move. Move. The power of God. Move. The foundation of wickedness. Of my father's house Die, die, die, die, die. Yes. Oh. Yes. Yes. Yes. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Mm-hmm. Mm-hmm. Mm-hmm. In Jesus' name we pray. This is blockage number five. Ìdíwọ́ ìkarùn-ún rèé. And we have to deal with before we go. A gbọ́dọ̀ gbógun tì tó máa lọ. You will say this loud and clear. A gbóhùn sókè wí báyìí. Say yoke of hardship. Àjàgà ìnira. Yoke of poverty. Àjàgà òṣì. Yoke of demotion. Àjàgà ìrẹ̀sílẹ̀. Can you say those three things? Shout it again. Can you say it again? Yoke of hardship, yoke of poverty, yoke of. Shout it again! Uh huh. In the name of Jesus. Let his hands be broken. Let them be broken. Let them be broken. Let them be broken in the name of Jesus. Yoke of hardship, yoke of poverty, yoke of devotion, Break, break, break, break, break, break, break, break, break, break. In the name of Jesus. Masikateya boshentera bokoraba. Ribakapale seteya bashan. Aha, aha. Yes, yes, yes, yes. Yes. In Jesus' name we pray. Lórúkọ Jésù la ṣàdúrà. This is blockade number six we want to deal with you. Say this loud and clear. Kàwé báyìí lóhùn rárá. Progress arresters. Àwọn tó ń mú Be arrested. Be arrested. Be arrested. Be arrested. Be arrested. Be arrested. In the name of Jesus. Progress us. Command them to be arrested. shentera ba kaya ba. Let them be arrested. Let them be arrested. In the name of Jesus. Jesus' name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. This is the seventh blockage. Ìdíwọ́ ìkeje nìyí. The seventh blockage. Ìdíwọ́ ìkeje. Every curse. Gbogbo ègún. That is affecting my breakthroughs. Tó ń dààmú àlàyé mi. Can you say that loud and clear? Èyí bẹ̀ lóhùn rárá. Say it louder than that. By the power in the blood of Jesus. Die! In the name of Jesus. Every curse that is affected by breakthrough. By the power in the blood of Jesus. Die, die, die, die, die. Yes. Oh yes. Oh yes. yes. Deal with that curse. Deal with the curse. By the power in the blood of Jesus. Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Bosokateya Boshenta. Ribosapela Katayaba. Thank you, Jesus. Thank you, Jesus. Hey! Amen. Silence now, beloved. We made seven great pronouncements. Let us see the completion of that which the Lord has started as his power is moving from person to person. the yoke upon the head, the yoke upon the eyes, the yoke upon the body, the yoke upon every area of anyone's life. Let the yoke be broken. Let it be broken. Let it be broken. Let it be broken. Let it be broken. Let it be broken. Thank you, Jesus. Again, pick a song of praises in your mouth and sing it to the glory of the name of the living God. Thank you, Jesus. Thank you, Jesus. Praise is God. Praise is God. Forever the same. Never the world. And the most let's see. Thank you, Jesus. Thank you. Jesus. Amen. Thank you, Jesus. Hallelujah for the Lord God omnipotent reign. Hallelujah, hallelujah, praise the Lord. Hallelujah for the Lord protection. Hallelujah, hallelujah, praise the Lord. Hallelujah, hallelujah, praise the Lord. Hallelujah, praise the Lord. Hallelujah, hallelujah, praise the Lord. Jesus is a winner man. Jesus is a winner man. Jesus is a winner man. A winner man all the time. Jesus is a winner man. Yes, Jesus is a winner man. Jesus is a winner man. A winner man all the time. Winner man, winner man, winner man, winner man, winner man, winner man, winner man, winner man, winner man, a winner man. Jesus is a winner. Jesus is a winner man. Winner man, winner man, winner man, winner man, winner man, winner man, winner man, winner man, winner man, winner man.